الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد نعم أدوك فرابة سبحانه وتعالى أطرع لكم كيات جرابة فوى نبوى محمد صلى الله عليه وسلم أولا ليري وصحابة يتبوبا وتيمة لتتعين في جايمة so níbi ìwá ìmà nípa ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam òun náà ni àtúrí ẹ̀pẹ́jọpọ̀ tọ́lọ̀bà subhanahu wa ta'ala kó lè wakún ní ma nípa rẹ̀ kó lè wakún ní ìtẹ̀lé àti ìdóṣinṣin lórí ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam so ibi táadé nínú tíra mukhtasaru sírati nabi wa sírati ashabihi al-ashara so ti al-hafiz al-muhaddith ibn abdulwahid al-maqdisi òun ni faslun nash'atuhu sallallahu alaihi wasallama bi makka so abala so wọ́n fẹ́ sọ lábala yìí bá nabi sí dàgbà ní makka wa khurujuhu ma'a ammihi abi talib ila sham àti bá nabi sallallahu alaihi wasallam bó sì jáde pẹ̀lú ọkùnrin abu talib lọ sí sham wa zawajuhu bi khadija àti bá nabi sallallahu alaihi wasallam bó sì wá fẹ́ khadija so àti wá ka àti bẹ̀rẹ̀ sí ka ilé fún wa àti ka fún wa so a ka fún wa pé débi ìtàn Bahira ar-Rahib àbí so a sì sàlàyé yìí tó jẹ́ hakikọ̀npa rẹ̀ àti ikhtilaf àwọn afá lórí hadithi náà hadithi tó wọnà Tirmidhi so a sì sẹ́lẹ̀wà padà lọ sí maqala Sheikh Muhammad Nasiruddin al-Albani tí wọ́n fi ń sàlàyé pé hadithi yóò hadithi tó rinlẹ̀ tó lálàáfíà so wallahu alam so ibẹ̀ náà láti tẹ̀síwájú lónìí so lẹ́yìn gbà tí al-Hafiz Abdul Ghani ibn Abdul Wahid al-Maqdisi lẹ́yìn gbà tí wọ́n sọ ọ̀rọ̀ ar so ar-Rahib rabai rabai yahudi tó pàdé annabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n kò rẹ̀ mọ́ travel yẹn wọ́n wá ní thumma kharaja ila Sham so wọ́n ní lẹ́yìn náà o annabi sallallahu alaihi wasallam tún wá travel lẹ́lẹ́kejì so ẹ̀rùn pé a sọ fún wa pé ṣáàmù náà ni ọkù annabi sallallahu alaihi wasallam ṣáàmù náà ni ọkù annabi mú lọ so tó fi wá di pé àwọn apàdé rábà lọ́nà tí rábà wá sọ fún wa pé kán padà so ní pé òun rí pé ìgbà tí wọ́n ń bọ̀ so ní pé gbogbo àwọn igi so àwọn ló so òun ló ń ṣe sùjúrù fún annabi sallallahu alaihi wasallam so ẹ́rì pé sáàmù náà lọ ẹ́rì pé nínú àwọn nǹkan tí àdáhàbí náà fi sọ pé kíní yóò rí rẹ̀ ní ẹgbẹ́ tó wáyé pé anẹ́bì sallallahu alaihi wasallam bẹ̀rù tó tọ́ ni so ó ṣe wá sí pé láìpẹ́ sígbà yẹn ni ó tún travel so ní pé lànẹ́bì sallallahu alaihi wasallam lànẹ́bì tó travel so wọ́n ní àsúnmà kharaja thaniyan but tabawo ìwàtán nẹ́bì sallallahu alaihi wasallam travel nígbà yìí ìgbàtà nẹ́bí travel lára ọkọ́ tí wọ́n fi pàdé rábà yẹn ọmọdé mélòó là nẹ́bí sallallahu alaihi 12 ok so 12 al-Hafiz uh, Abdul Ghani al-Maqdisi wọ́n sọ sí bíbá so ìgbàtà nẹ́bí wá travel lẹ́lẹ́kejì yìí ọmọdé mélòó wà ní so wọ́n ní tó so ó lè jẹ́ 12 ni ó lè ṣe pé ọdún ti ré kọjá lórí ẹ̀ wọ́n lẹ́yìn náà anábi wá jáde lẹ́lẹ́kejì sí so uh, ilẹ̀ sham lọ sí sham so lọ sí Syria àtàwọn Jordan Palestine gbogbo àwọn bẹ̀rẹ̀ so ma'a maisarati gulami Khadija wọ́n ní pẹ̀lú àwọn àti gulami Khadija àwọn àti ẹni tó jẹ́ bí bọ̀yí Khadija so radiyallahu anha so fi tijara ní pé wọ́n lọ ṣòwò ni so wọ́n lọ ṣòwò qabla an yatazawwajaha síwájú kí Khadija tó fẹ́ annabi sallallahu alaihi wasallam so hatta balagha ila suqi Busra so títà annabi sallallahu alaihi wasallam fi dé ọjà Busra so Busra ya ti sọ fún wa bí so Busra suq Busra so Busra a sọ fún akẹ́wọ́n kìnnì Busra ní èdè àwọn furus èdè àwọn Persia àbí àwọn èdè àwọn tó ń gbébẹ̀ so Busra a sọ fún ó yàtọ̀ sí Basra so Basra so wọn kìí sí Sham Iraq ló wọ́n so yíwa so wọ́n ni hatta balagha ila suqi Busra fa ba'a tijaratahu ó taujare so ó ta ọjà rẹ̀ falamma balagha khamsan wa sana nígbà tó wá pé ọmọdún 25 tazawwaja Khadija so anabi sallallahu alaihi wasallam fẹ́ Khadija so abala yìí níbi a tírà Mukhtasar Sira òun ni láwòlò ní insha Allah ta'ala so nígbà anabi sallallahu alaihi wasallam lọ sí Sham sanabi sí ta ọjà rẹ̀ àti pé anabi sallallahu alaihi wasallam fẹ́ Khadija ní ìgbà tó tó pé 25 so a rí pé gbogbo ìrìn àjò yìí ìrìn àjò tán Nabi sallallahu alaihi wasallam ṣe lọ sí Ṣáàmù yìí so àti àwọn abala yìí ó ní ṣe pẹ̀lú Khadija so tàwà ní Khadija gangan fúnra rẹ̀ so Khadija radiyallahu anha so bint Khuwaylid Khadija tu bint Khuwaylid so ibn Asad Khuway, so Khadija bint Khuwaylid ibn Asad ibn Abdul Uzza so ibn Qusay so ibn Kilab ibn Murrah so túnmọ̀ pé bàbá ẹlẹ́ẹ̀kẹ́ ló ló fi parí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam bàbá ẹlẹ́ẹ̀kẹ́ lọ so ibo náà ti parí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam so khadija bint khuwailid bint asad bin abdul uzza ibn qusay ibn kilab qusay so bàbá ẹlẹ́ẹ̀kẹ́ ló ní qusay jẹ́ sàn annabi sallallahu alaihi wasallam Mm-hmm. àti gbàgbé nẹ́sàbà nẹ́bí sallallahu alaihi wasallam ẹlẹ́kàrún so grandfather ẹlẹ́kàrún ló jẹ́ sí ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ni wa ummuha so ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn kátà makan bí so tọbakọ́ ó wà ní tọbakọ́ ti ibn sa'ad so tọbakọ́ ti ibn sa'ad wọ́n ni wa ummuha fatima so wọ́n ni ìyá khadija wọ́n ni fatima fatima bint za'ida ibn al-asam ibn al-haram ibn rawaha ibn hajar ibn abd ابن معيس ابن عامر ابن لؤي ايوه ابن لؤي صبابا لك لوني يا النبي صلى الله عليه وسلم لؤي والله المستعان اه لك يجي وان قال ابن كثير رحمه الله ابن كثير صو ابن كثير صنينه على البدايه والنهايه pé qala zuhuri eléyìí sínú tabaqat ibn sa'd so wọ́n ní qala zuhuri wọ́n ní wa qad kanat khadija wọ́n ní khadija o bintu khuwailid ní pé khadija ma khuwailid o tazawwajat qabla rasulillahi sallallahu alaihi wasallama bi rajulayn pé khadija fẹ́yàn méjì síwájú annabi sallallahu alaihi wasallam síwájú níwájú àwọn tó bá fẹ́ parọ́ máa nẹ́bí àbá fẹ́ lọ nǹkan máa nẹ́bí lẹ́sẹ̀ àbá fẹ́ lọ nǹkan mẹ́nu sírọ̀ èyàn máa ń kanú ilé lọ́la àwọn sófin gbàmí so wọ́n kàn fẹ́ lọ nǹkan mẹ́bẹ̀ wọ́n fẹ́ parọ́ kan so but èyàn bá ti mọ̀ ok àlọ́ ìbìlú kẹfí sọ nínú albidaya ni nihaya pé wọ́n gba ọ̀rọ̀ alimamu zuhri wa pé wa qad kanat khadijatu bintu khuwaylid tazawwajat qabla rasulillah ní pé ó fẹ́ síwájú òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam bi ó fẹ́yàn méjì síwájú òṣìṣẹ́ ọlọ́wọ́ so al-awwal minhuma Atiq aláwọ̀kọ́ ni Atiq ibn A'idh ibn Makhzum so wọ́n ni fawaladat minhu jariyatan so ọmọ ọmọbìnrin kan ni Khadija bí fún Atiqi òun ni Hind so Hind ummu Muhammad ibn Sayfi so wọ́n ni wàtháni ah, wọ́n ni ẹlẹ́ẹ̀kejì ẹnìkejì tí Khadija fẹ́ Abu Hala so Abu Abu Hala at so ó sì bí fún Ànábì sallallahu alaihi wasallam so Hind so Hind so Ibn Hind so torí wọ́n sọ pé Abu Hala ó kọ̀rẹ̀ ní Hind so ó bí fún ẹni yìí jàre Khadija bí fún ẹni yìí Hind ibn hind so bákan náà ó tún bí fún ẹni yìí àhálà so ó tún bí fún hálà so ó tún bí fún hálà so àwọn ẹlòmí sì sọ pé ara kìí ṣe bó ṣe tó tẹ̀lé pẹ̀lẹ̀tẹ̀lé ra wọn ni ní pé ẹni tí Khadija kọ́kọ́ fẹ́ òun ni àbú hálà yẹn so àbú hálà tó bí hind àti kíni àti hálà fún so ní pé ẹni tó sẹ́wàá fẹ́ sí kejì òun ní kíni Atiq ibn A'id oye so ó túnmọ̀ pé àwọn ọmọ mélòó ní ó bí síwájú kó tó fẹ́ ànábì sallallahu alaihi wasallam ọmọ mẹ́ta so hind ibn hala abi so àti hala ibn eh, hind ibn abi hala hala ibn abi hala so àti hind bint atik bint atik so hind wọ́n lò ọkọ̀ ọkùnrin ọkọ̀ obìnrin ní bíbá so hind ibn abi hala abi hala ibn abi hala àti hind bint bint atiq so bint ibna uh, bint uh, hind bint atiq so ibn hajar ibn hajar tún fẹ́ yọkakun so ní pé tahir ibn abi hala so tahir ibn hajar fi kún nínú al-isaba so ní pé tahir ibn abi hala ní pé nínú àwọn ọmọ tí Khadija bí fún Abi Halan so tó fi ń pé mẹ́rin nìbáyìí so tó fi ń pé tó fi ń pé mẹ́rin so wọ́n dẹ̀ gbà wá Ibn Hajar dákọ gbogbo àwọn ọmọ yìí ní pé gbogbo àwọn gbogbo wọn ní sọ́hbà so ní pé gbogbo wọn ni wọ́n ní sọ́hbà so Ibn Hajar mọ̀ wá nínú al so Ibn Hajar mọ̀ wá ó sọ pé Hind ah, ibn Abi Hala ó ní Rabibu an sallallahu alaihi wasallam أمه خديجة زوج النبي صلى الله عليه وسلم روى عن النبي صلى الله عليه وسلم روى عنه الحسن ابن علي صفة النبي صلى الله عليه وسلم أخرجه الترمذي والبغوي والطبراني وغيرهم so you know àwọn hadith báyìí tó the dẹ̀ dúnmà ní ẹkwẹ́tọ̀ ẹni báyìí ló gbà wá Hind ibn Abi Hala in tó jọ mọ́ sífà nabi kọsà lálàáfíà so kò sahih so ní pé Hind ibn Abi Hala ní kó gba sífà nabi sallallahu alaihi wasallam wa alhassan ibn ali ló gbà wá látọ̀dọ̀ rẹ̀ so yá ti yí mẹ̀yẹ méjì náà isnadi ni so irú àwọn mọ̀bá yìí irú àwọn kaba ìgbọ́n jẹ́ kí ma rọrùn fún yà so pé in hind ibn abi hala tó jẹ́ ọmọ khadija so rọ̀bíbù rọ̀bíbù ni ọmọ ìyàwó yẹn tí pé kìí sí yẹn ni ó wá látara rẹ̀ so rọ̀bíbù rọ̀bíbà rọ̀báìbù so rọ̀báìbù ni jamu rọ̀bíbà so ah, ibn hajar sọ nípa hala ni pé qala abu umar ní pé hala ibnu abi hala ní pé lahu sohba wa qala ibn hibban hala ibn khadija zawjun nabi sallallahu alaihi wasallam lahu sohba so ibn hajar gba látọ̀dọ̀ abu umar so ibn abdulbar àti ibn hibban ní pé ní sohba so tahir bákanáà so bákanáà hind bint atiq so hind bint atiq so ní pé Hind bint Atiq ẹgbọ́n nǹkan tí Ibn Hajar sọ ń parí nínú al-Isaba ó ní Hind bint Atiq tazawwajaha Sayfi wa ni ummuha Khadija aslamat wa tazawwajat wa lam turwa anhu shay'an okay so kò jẹ́ bó sì jẹ́ báyìí nípa Khadija so síwájú tí kí ó tó di pé Ah, ó fẹ́ annabi sallallahu alaihi wasallam so wọ́n nínú Tabaqat ibn Sa'd so ní pé pẹ̀lú isnadi pẹ̀lú isnadi tí ó nílẹ̀ of course tí ó fi nílẹ̀ torí pé al-Waqidi ti wọ́n bẹ̀ Muhammad ibn Umar so al-Waqidi so wọ́n ní kanat Khadija tu wọ́n ní Khadija o dhata sharaf ní pé ọlọ́lá ni wa malin kathir àtọwótó pọ̀ gan wa tijara àti owó Khadija ma ń sọ́wọ́ tab'athu ila Sham o ma ráhùn yà lọ sí Sham fayakunu 'ayruha ka'amati 'ayri Quraysh wọ́n ní ọjà rẹ̀ ma ń dàbí o ma ń tóbi o ma ń dàbí bí gbogbo ọjà wọn Quraysh ni oye bí kí wọ́n sọ pé ọjà ẹnìkan sí ó tó ọjà ìlú kan oye wọ́n ní báyá ọjà Dangote nìkan ní ọ̀dà Dangote tó gbogbo ọjà Karasit àkíyàn ní jíyàn rẹ̀ so wọ́n ni wà kanat tastajiru rijal wọ́n ni Khadija wọ́n ma haya ima haya wọn ọkùnrin wa tadfa'u al-mala mudarabatan yóò wà fún wọn ní owó owó tí ó fún wọn gẹ̀ẹ́ pé owó ìjárọ̀ owó kí ni mudaraba ni pé kọ́lọ̀ fi so gẹ́lì tabari wọ́n jọ pín oye wọ́n ni falamma balagha rasulullahi sallallahu alaihi wasallam nígbàtí annabi wá pé 25 sana nígbà tó 25 years yes wà lè sàlá husmun bí makka anábi ò sí lókọ mí ní makka illa al-amin àyàfi al-amin na máa ń pè anábi arsalat ilayhi khadija khadija bint khuwaylid dina sẹ́sà anábi tes'aluhu al-khuruja ila sham o ń bí pèsè kó jáde lọ sí sham àti pẹ̀lú níṣòwò pẹ̀lú gulamu rẹ̀ tí ń jẹ́ maysara so wọ́n dákọ̀ rẹ̀ náà bí náà so ní pé wọ́n dákọ̀ rẹ̀ pé má a mẹ́ ìsàrọ̀ pẹ̀lú mẹ́ ìsàrọ̀ tó jẹ́ gùlámù Khadija so wọ́n ni wa qalat wọ́n ni Khadija wọ́n sọ pé ana u'tika bi'fa ma u'ti qawmak ìpé yí fún ọní dọ́bù yí ti ma ń fún irú àwọn èèyàn wa kharaja ila suqi Busra sànábì wá jáde lọ sí ọjà Busra fa ba'a sil'atahu ó wá ta ọjà rẹ̀ allati akhraja washtara ghayraha wa qadima biha wọ́n ní allati akhraja ọjà tó gbé jáde washtara ghayraha ó wá dọ́bù nǹkan tó ma ń jèrè tẹ́lẹ̀ that is Khadija ó gẹ́ni nǹkan tó ma dọ́bù nǹkan tó ma ń gẹ́ni tẹ́lẹ̀ fa adha'afat li rasulillahi sallallahu alaihi wasallam ó wá dọ́bù rẹ̀ fún ó wá dọ́bù fún òjíṣẹ́ ọ̀rọ̀ ọba sallallahu alaihi wasallam so bákan náà so bó sì jẹ́ nìyẹn nípa Khadija àti owó tí ń ṣe àti bí ó sì dípẹ́ wọ́n wá sọ ọmọdún tí Ànábì sallallahu alaihi wasallam jẹ́ àti ọmọdún tí Khadija jẹ́ nígbàtí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ so wọ́n ní wọ́n mú wá báyìí Al-Waqidi náà wà ń bí ìsinadi so àti màpé ìsinadi sí ò lálàáfíà so wọ́n ní torí pé Al-Waqidi maturuki so oríṣìí àwọn ọ̀rọ̀ tó lágbára ní kazab so wọ́n ní sa'alana Hakim ibn Hizam so wọ́n ní Hakim ibn Hizam wọ́n ló bí àwọn ọ̀ pé ayyuhuma kana asannu ní pé ta ló dàgbà jùlọ rasulullahi sallallahu alaihi wasallam aw khadija ṣé òjíṣẹ́ náà bá ní àbí khadija wọ́n ní faqala wọ́n ní kanat khadijatu asannu minhu bi khams bi khamsi ashara sana ní khadija fi 15 years jùlọ ọdún wọn bí anabi sallallahu alaihi wasallam amul amul fi so tún mọ̀ pé khadija ìgbà wọn ni ó bí òun nìyẹn wọ́n so bákan náà wọ́n tún mú wá pé nínú Tabaqat ibn Sa'd pé wọ́n gbọ́ Hakim ibn Hizam tó sọ pé tazawwaja Rasulullahi sallallahu alaihi wasallam Khadija wa hiya ibnata arba'ina sana níbẹ̀ Khadija ọmọ 40 years nígbàtá nabi sallallahu alaihi wasallam fẹ́ so al-Waqidi wọn bí isnad yíò so da'ifun bọ̀ a mọ̀ pé ilé iná ló ṣe kíni ilé iná ló gbajúmọ̀ so ilé iná ló gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn pé ah Khadija 40 years ló wà nígbà tó fẹ́ ànábì sallallahu alaihi but a ń bọ̀ wáwò wọ́n ni wa rasulullahi sallallahu alaihi wasallam ibn khamsin wa ishirina sana so nípa 25 years ni but ṣe rí gbogbo àwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ Mẹ́kà síwájú ká ànábì tó ṣe ìjira ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí sábà sí ìsinádi tó gbádùn fún bí marosili bí kamari bí kamari bin ishaq so gbogbo àwọn báyẹn so àwọn marasil àwọn nǹkan bá ni so torí pé gbogbo àwọn nǹkan yẹn eh, kílòpọ̀ rẹ̀ àwọn nǹkan tó síwájú bi'tha nabi sallallahu alaihi wasallam kódà àwọn nǹkan mìí tó wá lẹ́yìn bi'tha gan oye àwọn sọ̀hábò pọ̀ tí wọ́n jẹ́ mutawafirun tí so tó fi pé gbogbo àwọn àṣẹlẹ̀ Medina ó wà nínú síra èyàn lè fi bẹ́ẹ̀ lè fi ìjòkó mẹ́ta mẹ́rin márùn-ún parí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́kàngbàmí tí yóò bá kọ́ àwọn tán lábá mọ́ bọ̀rọ̀ Medina wẹ́yìn yóò lò times 10 nǹkan tẹ́yàn lò fún maka so iran so torí ó wà more detailed àwọn ìṣẹ̀lẹ̀ Mẹ́dínà wà more detailed pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun annabi gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀mọ́ra wọn so ah, but ìdíta fi wọ́n lo àwọn dọ̀ífù ni pé so èwo ló fẹ́ ká lò tá bá lo dọ̀ífù ààrí kankan bí ju dọ̀ífù lọ a sì fi ṣèdájọ́ àfisẹ̀ kankan sí ká mọ̀ hún lórí ara wa èyí tó dájú ni pé ókè ká tẹ̀mọ́ lò kankan ẹ̀yìn yẹ́ lọ́lá jùlọ oye ní pé ah, àti ẹlù kankan rárá pé ẹn kò nídìí ká mọ̀ so fẹ́ ànẹ́bí fẹ́ Khadija khalas ọ̀tán ẹn so but nípa fẹ́ lò pá rárá pẹ̀lú calculation tó ń ṣe pé tó súnmọ́ ni pé bóyá bye bye ara ọ̀ so ìgbà yẹn so yí tó fi fà yẹn tó wí kò sí nǹkan míì bọ̀ yí tó gbajúmọ̀ ní pé kí ní 40 years wọ́n ní wa kanat khadijatu asannu minni bi sanatayn so wọ́n ní khadija jù mí lọ pẹ̀lú ọdún méjì wọ́n sàsọ eré ok so súnmọ̀ pé wọ́n bí khadija 15 years before amal fiyan so lórí ọ̀rọ̀ yìí but àwọn ọ̀rọ̀ míì náà wà so àwọn ọ̀rọ̀ míì wà so bọ̀kátẹ̀ tó ka ẹjẹ́ ká tún ka ẹgbàwà kan sí nínú tabaqat ibn Sa'd ni Tabaqat bin Sa'di náà ni o so bọ̀ kí ṣe tariqu al-Waqidi náà ti gbé lẹ́yìnwá wọ́n ni kanat Khadijatu wọ́n ni Khadija yawma tazawwajaha Rasulullah ọjọ́ tí òjíṣẹ́ Ọlọ́run bá fẹ́ ibnata thaman wa 20 sana ọmọ 28 years so ọ̀rọ̀ ilẹ̀ kejì ni so àti kọ́kọ́ 40 40 náà ló gbajúmọ̀ kọ́lá bí yẹn bá ń wá lọ sọ́tún sọ́sí so 40 náà ni mọ̀ gbọ́ káàkiri 40 yẹn náà ò nílẹ̀ ọ 40 yẹn náà ò nílẹ̀ ọ kò nílẹ̀ ọ 40 yẹn ẹlòmí tó lè mọ orísìírísìí àkáàmù so àwọn àkáàmù ní ètò mọ́lé lórí so 40 yẹn náà ò nílẹ̀ bọ̀ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pékín 2018 wọ́n ni wà máhùrù ha wọ́n ni máhùrù Khadija o ìsinátẹ́ àṣàrọ̀ta aukiya ipé 28 aukiya ni so aukiya so 40 dirham ni aukiya kan so silver silver tó jẹ́ 40 dirham ní aukiya kan àpò àpò dirham. so náà ń pè ní aukiya so anábi wá fún ní eh, ìtìnàtẹ̀ àṣàrọ̀ 12 jari so mahru 12 aukiya so 40 dirham ní aukiya kan so tó mọ̀ pé dirham mélòó náà anábi sallallahu alaihi wasallam sọ fún mahru yẹn actually mahru tá anábi ma ń fáwọn ìyàwó rẹ̀ náà gẹ́bí ibn kathir sí sọ àti ibn hajar àti ibn abdulbar so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó sì dàpọ̀ nílẹ̀ nínú àhàdífì so ní pé 12 alkiya lànàbí ma fi ń san máhùrù àwọn ìyàwó rẹ̀ so ta bá wò báyìí elónìyàn 1 no 40 ẹ̀lọ́ ló jẹ́ 480 dora 480 bó wà bó 40 ah, times 12 40 times 12 say 418 480 480 okay so 480 dirham ni anabi sallallahu alaihi wasallam fún mahru ló ma sọ fún mahru àwọn ìyàwó rẹ̀ kọ́lá wọn sọ ń bínà wọ́n ni wa kadhalika kanat muhuru nisa'ihi wọ́n ni bí mahru àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam jẹ́ so ìyẹn ti mahru àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam so ìyẹn lè mú ẹ̀nà so fẹ́ni tó wá lágbára rẹ̀ so tó ìfẹ́ sí dáadáa so but a ti mọ̀ pé àkọlù mahru nínú àwọn madáhìbọ́sọ̀tọ̀tọ̀ so nípa aqallu mahar nínú àwọn madhahib sọ́tọ̀tọ̀ so kílùkọ̀ rẹ̀ but in terms of pé Ànábì sallallahu alaihi wasallam tó ma ń ṣe ní mahar fáwọn ìyàwó rẹ̀ so tabawa sí báyìí 480 Taba tabawa sí sí 480 dirham so 480 dirham abi. so 480 dirham èló ni ó jẹ́ ní náírà báyìí so silver yọ̀kan sífà ẹyọkan is 2.75 uh, àbí nǹkan kan 2.97 2.97 ni sífà ẹyọkan so gram in gram so um, dirham ẹyọkan tàbí fẹ́ convert sí gram 2.97 grams ni so 2.97 grams ni so 2.97 grams so ní gram èlò ní ó jẹ́ báyìí so dirham ẹyọkan eh, 2.97 gram mo tún rí bí 595 gram abú owó ah, kíyà nìyẹn ok ok bẹ́ẹ̀ so ok 2.9 2.9 gram ní dirham ẹyọkan eh, so 480 èlò ní oúnjẹ 2.97 ó lè ẹ́ 1440 1440 gram 1440 gram hmm. tọ́ ẹwọ má ṣe ó lè fẹ́ yíwọ́ báwọn ah, ẹ̀lọ́mọ̀ pé síkú sílẹ̀ èyàn padà lọ́mọ́ sí so èyàn lè padà èyàn kí àfà ara rẹ̀ lọ́wọ́ so ohun tó ṣàrà nílẹ̀ ni pé mahruta nabi sallallahu alaihi wasallam sọ fún àwọn azwájẹ̀ rẹ̀ ní kíni ìtìnàtẹ̀ àṣàrà àwòkìyà so ní pé ókìyà 12 lànàbí ma sọ fún wọn so tó sì jẹ́ pé kíni ókìyà 40 kini. 40 dirham ni so jẹ́ 480 wọ́n ní ibn Athir wá lọ́rọ̀ mi ibn Athir sọ pé ó gbà wá látọ̀dọ̀ Bayhaqi al-Bayhaqi náà gbà wá látọ̀dọ̀ al-Hakim ní pé ọmọ ọdún annabi sallallahu alaihi wasallam nígbàtí ó fẹ́ Khadija so ní pé 25 ni but ti Khadija gangan 35 ni ọ̀rẹ́lẹ̀ kẹta ni a ọ̀rẹ́ àkọ́kọ́ kí ni 40 ọ̀rẹ́lẹ̀ kejì 28 ọ̀rẹ́lẹ̀ kẹta 35 wọ́n ní wàkílà khamsan wa ishirina sana wọ́n sọ pé kíni wọ́n sọ pé 25 so wọ́n sọ pé kíni wọ́n sọ pé 25 so wọ́n sọ pé 25 ni ọmọ ọmọ tó tí Khadija jẹ́ nígbàtí nígbàtí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ so ọdọ́rọ̀ mẹ́rin àbí wọ́n ní Ibn Ishaq òun gbà pé ibn ishaq nínú àwọn àyíma maghazi ní pé 28 ni khadija nígbàtà nabi sallallahu alaihi wasallam fẹ́ so alwaqidi wọ́n sọ pé kí 40 so kí ló kọ ibn sa'ad tún gba ìgbà wá mi wá pé kí 28 so òun sì ní ibn ishaq sí kí ni ibn ishaq sọ so ẹlẹ́kẹta òun ní kí ni ibn al Azir so tó gbà wá látọ̀dọ̀ bẹ́ ìhàkí tó gbà wá látọ̀dọ̀ alhakim so ní pé 30 35 so ó lè sọ pé wà kíìlà pé 25 tí a fẹ́ rí tí a wá rí 25 yìí ló fẹ́ súnmọ́ gajù ìdí ni pé máàsì ta sá fúnlẹ̀ kan náà lápàdà lọ so 25 yìí ló fẹ́ tó ní pé ẹmọ wọn kan ọmọ nílùú ìrìnà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n sọ wáhì kalẹ̀ fún 40 àbí so as in the pé ànábì sallallahu alaihi wasallam lò ọdún mélòó ní 13 years so túnmọ̀ pé 53 ànábì nígbà tó kò ní eh, Medina rí nígbà tó kò ní Mẹ́kà so wọ́n lè sọ pé Khadija Khadija Khadija kú 3 years before hijra so 3 years ni Khadija kú before hijra so gbàtà ànábì wà ní 50 ni Khadija kú Abi. so pẹ̀lú àwọn gbogbo àwọn àwọn ìgbàwà tó wá ó ti ẹ̀dà kórin lẹ̀ so tí ó tí látọ̀dọ̀ bí na Abbas so nínú Sahih al-Bukhari ní pé ọmọdún 14 ni Ànábì sallallahu alaihi wasallam nígbàtí nígbàtí wahyi bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ fún so tàbá wò báyìí tàbá wò báyìí tó bá yẹ pé 40 ni Khadija ọmọ mélòó ni Khadija bí fún Ànábì sallallahu alaihi wasallam hmm? ọmọ mẹ́fà èyí tó jẹ́ 7 òun ni Ibrahim so kí ṣe Khadija ló bí oye so bọ̀ gbogbo ọmọ nabi sallallahu alaihi wasallam 7 ni so yí báyìí so gbogbo ọmọ nabi sallallahu alaihi wasallam 7 ni Qasim Abdullah Zainab Ummu Kulthum Fatima àti kíni Ruqayya máa ṣọ̀fẹ́ máa sì Qasim Abdullah Zainab Ruqayya Umm Kulthum Fatima mẹ́fà náà ni so Qasim Qasim Abdullah eh, Fatima eh, Ruqayya Zainab Umm Kulthum Ibrahim eh, mẹ́fà ni ọmọ Khadija sẹ́ so mẹ́fà ni ọmọ tí Khadija bí fún annabi sallallahu alaihi wasallam so ti yé sí kò sí ẹ̀pàmọ́ so so tí yìnbá wáyé báyìí 40 years ní Khadija ní mata nabi sallallahu alaihi wasallam fẹ́ àwọn ìtìláfù tún wà lọ́dọ̀ àwọn afá pé ta last born sáwọn kan sọ pé Fatima ni àwọn kan sọ pé Ibn Kathir sọ pé Abdullah ni ẹ̀ẹ́gílọ́kọ̀ eh, rẹ̀ ọ̀rọ̀pọ̀ gan Ibn Qayyim tún sọ pé Ruqayya ni but sà sọ pé ẹni tán bí last àmàlì hijira gangan náà bí bọ̀ tó bá yẹ yá àmàlì hijira Khadija ti kú 3 years before àmàlì hijira so wú àwọn ọ̀rọ̀ nǹkan ẹjìn ká fún wa ẹjìn ká ọ̀rọ̀ yẹn fún wa Ibn Kathir sọ pé nínú al-Bidaya wa Nihaya so ní pé ah ìgbé kana akbar waladi rasulillahi sallallahu alaihi wasallam alqasim nígbà tó dàgbà jù nínú àwọn ọmọ anabi sallallahu alaihi wasallam alqasim ok ruqayya ni ibn kathir sọ ni pé thumma zainab thumma abdullah thumma umul kuthum thumma fatima so ibn qayyim sọ pé zainab akbaru banatihi thumma ruqayya wa ummu kulthum wa fatima وقيل في كل واحدة منهن أنها أسن من أخ من أختيها so ní pé wọ́n tún sọ náà pé gbogbo ẹni kọ̀ọ̀kan náà wọ́n tún sọ pàápàá sọ pọ́ sí kíni ó dàgbà ju kílùkọ́ rẹ̀ ọ̀tù rẹ̀ lọ actually tàbá sọ pé Ruqayya ló kéré jù bóyá wọ́n bí Ruqayya sí ní ọdún mẹ́rin before hijra so ní bọ́dún mẹ́rin so before hijra kásà ní àlàlá la pé ìtò to? ní pé èyí tó súnmọ́ jù o ní pé bóyá ọdún mẹ́rin àbí ok ọdún mẹ́rin yẹn ọmọ ọdún mẹ́rin ní Khadija jẹ́ tó bá yẹ pé 14 ní Khadija jẹ́ nígbàtá nàbí sallallahu alaihi wasallam fẹ́ ah máṣe yóò máṣe yóò so 14 ní 50 lànẹ́bì nígbà tó kú eh. ọmọ ọdún mélòó ní Khadija gangan jẹ́ oh. so so nígbà tí ó bí ọmọ yẹn tó bá tàbá gbà pé 14 65 ìtàbí sọ pé 65 yẹn 40 yẹn fẹ́ wà bá ayé dìdí ẹ 64 àbí so ẹwọ̀n gan so 64 so 64 so 64 ní Khadija ó jẹ́ ó wà bá ayé dìgan pẹ́ tó wà 64 bímọ ọ̀yí tẹbá sì wo tẹbá sì lọ wọ àwọn àfáà lórí ẹ̀rùn tó tọ́ ẹ mọ̀ ní pé wọ́n sọ pé 2 eh, years before hijra ẹ̀ eh, ní pé no 4 years before hijra ni wọ́n bí Ruqayya ní pé àbí Fatima 4 years before hijra àbí ẹlòmígan àbẹ́ ẹlòmígan wọ́n sọ pé ìgbà hijra ni tó bí ṣe ma ń bí mẹ́lẹ́ ìgbà tẹ́lẹ̀ ẹni tó bí ti kú ni so gbogbo àwọn ọ̀rọ̀ tó sápọ̀ já so tẹ́bá wọ́n sí báyìí tẹ́bá wọ́n pé 65 40 ìfẹ́ wọ́n bàáyìí so a ń máa lórí ọ̀rọ̀ pé kìí báwọn aláfin wọn pé ìgbà tó bímọ láti ní o in táwọn afá sọ ń pa rẹ̀ ni o nípa ìgbà tán bí eléyìí bóyá 4 years before hijra so àwọn afá mi sọ pé Ruqayya 4 years before hijra àwọn míì sọ pé Fatima 4 years before hijra àwọn míì sọ pé Fatima ọdún hijra gangan bí so tàbá wọn sì máa ìtàbá tí ẹwà wò lórí àkọlì ni ẹwọ̀n àkọlì ni ẹ pé òkè èyí tó súnmọ́ jù ní pé 4 years tàbá wo 4 years yẹn 4 years yẹn 65 ni Khadija ó bí jẹ́ mẹ́ 64 àrí ẹ̀ 64 years bó ní ẹni tó jẹ́ 64 ṣe fẹ́ bímọ so ó wà nadir ó possible torí bọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún Nabi Ibrahim mm-hmm. but bá yẹ pé ó jẹ́ bẹ́ẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam ni kò bá wà kò bá jẹ́ nǹkan tó gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ sọ dáadáa ọyí mm-hmm. so kò bá jẹ́ nǹkan tó gbajúmọ̀ torí pé ní tíyàn tó bá yẹ pé sábàbù wà fún so àti hájà tó wà máa sá fún wa pé ká máa sọ ọ́rùn kàbáyì rí wọn ká máa sọ ah tọ́ téyàn sì listen tó nílẹ̀ fún téyàn wá ń gbọ́ táyẹ̀ tẹ́nìkan sọ so 40 èyàn rẹ̀ pẹ̀lú calculation yóò rí pé 40 yẹn fẹ́ wà bàáyìí but tá bá 25 tá bá 25 ọmọdún mẹ́rin yóò jẹ́ nígbà tí wọ́n bí Ruqayyah ń gbà yẹn tá bá sọ years before hijira náà bí Ruqayyah ọmọdún mẹ́rin ni Khadija ògbé jẹ́ ń gbà yẹn 49 so ìyẹn tẹ̀ tún súnmọ́ ìyẹn súnmọ́ ìyẹn tún súnmọ́ bákàbákà oye ìyẹn tó súnmọ́ so in tó fi ṣe pé àwọn afá mi wọ́n rọ̀ jáhà pé 25 yẹn pé 25 yẹn ló fẹ́ súnmọ́ so àwọn afá mi gbà pé 28 so level bọ́n ṣe gbà ní 28 25 40 so 40 ṣe rí gbogbo ẹ̀ náà dọ̀ífù náà gbogbo ẹ̀ o bọ̀ nínú dọ́ọ̀fù náà wọ́n tún máa ń jọra wọn lọ díẹ̀díẹ̀ so 20, 20, 28 lè tàwọn afá sọ yìí tó bá ikú 28 ni ọmọdún lè lọ́kọ̀ díjọ́ jẹ́ gbáyìí 52 so ẹ̀tún wòye náà báyìí so na 50 kí ní ó jẹ́ 52 rẹ̀ bọ̀ mọ́ kí kí lè nǹkan tẹ́ ka paragraph ẹ̀ka before now tó sọ pé eh, likuli min na ọ̀làdì yìí ó lágbé wọ́n sọ pé yàmí oh, oh oh no ìtàn sọ ní ẹjẹ́ tún ká ti Ibn Kathir ni wọ́n ní ọ̀rọ̀ Ibn eh, Qayyim ni وقيل في كل واحدة منهن إنها أسن من أختيها ní pé wọ́n sọ nípa ẹnìkọ̀ọ̀kan ṣe wọ́n pé Ibn Qayyim sọ pé nínú Zadul Ma'ad pé inna Zainab akbar banatihi thumma Ruqayya wa Ummu Kulthum in ti Ibn Qayyim gbà tí ẹni wọ́n ni wa Fatima ní pé wa qila fi kulli wahida ní pé wọ́n tún sọ ní pé ọmọbìnrin mélòó náà Nabi zainab ruqayya umu kulthum àti fatima wọ́n ní but zainab no zainab ibn ibn qayyim sọ pé zainab ni akbaru banati ibn kathir náà sọ so ẹ wọ́n pẹ̀lẹ̀ yìí òun kò sí kò sí fàfà mẹ́ so ta bá padà sí lọ́rọ̀ ibn kathir ibn kathir sọ pé kana akbaru waladi wa rasulillahi sallallahu alaihi wasallam alqasim thumma thumma zainab so pé zainab ni akbar eléyìí bóyá ó pé òun ti stamp báwọn wọ́n wá súnmọ̀ Ruqayya wà Ummu Kulthum wà Fatima mẹ́tẹ̀ta ìwá ní pé ọ̀rọ̀ wà ń bẹ̀ wa qila fi kulli wahidatin minhun bọ̀ níbi àwọn mẹ́tẹ̀ta yìí wọ́n wá sọ níbi nípa ìkọ̀ọ̀kan nù wọn ní pé innaha asannu min ukhtayha nípò ju àwọn òkútù rẹ̀ méjèèjì lọ so in tí wọ́n gbà lérò pẹ̀lú pò àwọn afáàmì sọ pé ọdún kọ̀ọ̀kan ní Khadija fi bímọ ọ̀yí so ní pé ọdún kankan pé Khadija bí ẹnìkan ní pé ọbẹ̀ ẹnìkan lọ́dún yìí the next no ní pé ọdún kan wà láàrin kọ̀ọ̀kan ní pé bóyẹ́ bẹ́ẹ̀ nìkan ọdún kan wà ń bẹ̀ so the next ó túnmọ̀ pé ọdún méjì nìyẹn so wá bí wá bí ẹlòmí àwọn míì sọ so tó bá jẹ́ ìyẹn kọ́lá èyàn tẹ̀lé 52 yẹn ló wà padà bọ́ sí tó ok tó bá yẹ pé tó bá yẹ pé no tó bá yẹ pé tàbá ló pé tàbá ló pé kọ̀níjá ẹ̀dùn tàbá ló pé kọ̀níjá jẹ́ 40 tàbá ló 40 tàbá ló pé kọ̀níjá jẹ́ 40 ọdún every two years ló bá bí gbogbo àwọn mẹ́fẹ́fà 52 ni àbí 52 àwọn ẹ̀lànsọ̀tẹ́lẹ̀ pé 52 wà báyìí púpọ̀ tó tó ti wà báyìí bọ̀ tàbátì a ẹ̀ fi túwà bàáyìdì náà àkíkọ̀ta fi túwà bàáyìdì so gbogbo àwọn ọgbà yẹn wọ́n ti máa èyàn ti máa pé ah, ẹni ti darúgbó so fi túwà bàáyìdì so nínú fítọ́rọ̀ tọ́lọ̀wọ́ bá nínú gọ́ọ̀lìbù gọ́ọ̀lìbù tí yẹn mọ̀ nábi adama pé 50 ah, wọ́lá aláyè sí gan 40 ah o o so le 40 àbí àwọn kí ni average jí pé menopause obìnrin ò nílé let's say we are ó dìpẹ́ forty six ṣá. forty six so yé báyìí so so yìí tó wọ́n bẹ́ẹ̀ ni so tá bá fẹ́ wo tá bá fẹ́ gbé lórí ọ̀rọ̀ àwọn tó sọ pé twenty five ni pé ní pé ọdún kọ̀ọ̀kan ní pé ọdún méjì méjì sí àwọn ìgbà oníwà padà jẹ́ báyìí ní pé ó bí last born tá bá gbé fẹ́ gbé lórí twenty five tàbí 25 lórí two 2 years two no two two years náà ni eh. ní pé ó bí ọmọ kan ọdún kan wà wà ń bẹ́ẹ̀ kó tó wá bí the next one 37 years ìyẹn fẹ́ bá làkà ìmú dada ó fẹ́ bá yàtọ̀ sí kó fẹ́ bá làkà ìmú fẹ́ bá gọ́ọ̀lìwò àti reality ọmọ èèyàn mú so fẹ́ bá mú so ní ẹ̀fìrí pé 40 yẹn ló fẹ́ wíkì jù so ní ẹ̀fẹ́ rí pé 40 yẹn kọ́lá dẹ́mà ti pé 40 gan ah bíbímọ èyí àtún àbímọ mẹ́fà ah ooo ooo ooo ìtí tó fi pé 28 25 40 báwọn fásitì tó lẹ́bù dárọjá kìíní ẹni so wallahu alam so bí Khadija ṣe jẹ́ nìyẹn so uh, wọ́n dẹ̀ sọ pé Khadija ó kú uh, li ashrin khalawna nínú tabaqat ibn Sa'd wọ́n ní Khadija kú ní pé mẹ́wàá ló kú nínú oṣù Ramadan 3 years before hijra so three years before hijra ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nu Tabaqat ibn Sa'd náà sọ pé wa hiya yawma idhin bintu khamsin wa sittina sana nígbé wà tó kọ́ ọmọ 56 years lókún so nígbé wà tó kọ́ ọmọ 56 years lókún so kò possible pé tó bá yẹ pé 40 years ni so fitọ́bá tàbá sí lórí 56 yẹn èwo náà báńkì lé lórí yẹn 25 ni àbí 28 ẹ̀wùbọ̀ ẹjá wò èyàn minus 25 ń bẹ̀ sàbí èyàn minus 26 wà lórí ní ok um, 25 tó gbogbo tó bá jẹ́ 31 31 ah ah so ẹ̀yàn so ẹ̀hẹ́n bó ti gbé ilé ìwà láìkí náà 31 ẹ̀lú ìlọ́lọ́sí ẹ̀yẹn ṣe mọ̀ in tí ò ní fi likely mọ́ ni pé tabátú ti ti tọmọ bọ̀ tabátú ti ní pé 25 ni ní èjì Khadija so tó fi pé ìgbà tó kú ní kílùkọ rẹ̀ ní pé fi kú ní 56 3 years before hijra so Allahul musta'an so èyí tẹ́ fi rí pé àwọn tó bá yí pé 40 ni àwọn máàsì wọn fẹ́ mọ́ máàsì so so kò jẹ́ bó ti jẹ́ nìyẹn so wallahu alam so inshallah bó ti jẹ́ nípa Khadija nìyẹn so radiyallahu anha a sì rí ipa tó kó nígbésí ayá nabi sallallahu alaihi wasallam àti bó ti jẹ́ obìnrin rẹ̀ àti bó ti jẹ́ olùpáyà Ọlọ́run ọba so ẹni tó kọ́kọ́ gba Islam lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam a rí nínú uh, the next abala tí al-Hafiz أبو الغني بن عبد الواحد المغربي سنفهمها إن شاء الله تعالى فهذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد